الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين أدبكم الله سبحانه وتعالى أترى لكم كاتي جفوة النبي محمد صلى الله عليه وآله وسلم بتي أبال إليه òun náà ni annakidu asadis ìkẹlẹ́kẹfà nínú àwọn kan tó mọ́ ń ba ẹ̀sìn islamu yẹn jẹ́ a dẹ̀ ṣàlàyé fún rawa lánàá inṣáàlá wípé ìmá fi ẹ̀sìn sí ẹyẹ kí wọ́n ma fi anything nkankan nínú ẹ̀sìn sí ẹyẹ ìwà kèfèrí ni ẹ̀yàn tó bá fi nkankan nínú ẹ̀sìn sí ẹyẹ onítọ̀wò kìí ṣe mùsùlùmí bẹ́l èyàn eh, tó ti jáde kú nínú ẹ̀sìn islamu lẹ́ni bẹ́ẹ̀ ayata mú alá ní Shaykh Saalih Al Fawzān wani falladhi yastahzi'u bi shay'in mimma ja'a bihi ar-rasul fardan aw wajiban aw sunnatan fa innahu yakunu murtaddan an din al-islam ẹnikẹ́ni tó bá fi nǹkan kásí yẹ̀yẹ́ kí ní ọba jẹ́ ọ̀rẹ́ ni kò bá jẹ́ mustahabu ní bóyá tó ṣe wíkì ní sọ̀rẹ́ bóyá súnnà ni ìwọ́wọ́n fi ṣe yẹ̀yẹ́ onítọ̀wọ́ ti jáde kó nínú ẹ̀sìn Islam due to aya tọ́lọ ni pé la ta'tabiru qad kafartum ba'da imanikum ẹ má mú excuse kankan wá ẹ má wá àwáwí kankan àbí àwíjàre kankan ẹ ti di kèfèrí lẹ́yìn ìgbà tẹ́ ti kọ́kọ́ jẹ́ so bàbá ma balukum billadhi yaqulu kí wá ló fẹ́ sọ nípa ẹ̀yà tó وحفو الشارب وأخذ الآبات وغسل البراجم هذه قشور هذا هو الاستهزاء بالدين bóòlù sí wá bá sọ nípa ìtí sọ pé ẹ gbogbo ká mọ́ fún ìgbà ilẹ̀ tẹ́mọ́ ń sọ ká mọ́ mú bí wọn mú gbogbo ẹ̀bá yẹn gbogbo àwọn eléyìn kọ́ wù kùsùrù ní wọ́n èpo ní wọ́n àwọn tán pé ẹ̀sẹ̀ sí alúgbòwàlù bí mango bí èpo mangoro àti kóró rẹ̀ káàkiri ogun ká mọ́ gbogbo àwọn ìtẹ́ ń sọ yìí bàbá ní pé inú ìfẹ̀sìsí ẹ̀yẹ́ náà ni ìmọ̀ ìsìnkún ìmọ̀ fẹ́sìn ọlọ́wọ́ba subhanahu wa ta'ala ni kó dẹ̀ gẹ́bí ọgọ́gbò tàù gẹ́bí kí èyàn wọ aṣọ kọmọkọjá nisfisak àbí kọmọkọjá kókósẹ̀ kí wọ́n mọ́ fi sí ẹ̀yẹ́ irú ilé náà ń kọ́ ìjáde nínú ẹ̀sìn Islam ni إذا قالوا هذا شيء ولو قالوا هم يعملونه فإنهم يرتدون عن الدين a lè ní pé kọ́lá kùbá ìkẹ́ bẹ́yẹ̀ ń ṣe in tó fi ṣe ẹ̀yẹ kùbá ìkẹ́ bí àwọn náà ń ṣe ò lè jẹ́ mùsùlùmí a lè ní pé kí sọ̀tọ́wà bí i ní pé àwọn sàhábà wọ́n wà níbi ogun jọ kan lọ sójú ogun gbàtán wá kàmpù síbi kan àwọn kan jùkú sí sáìdì bí kan sọ̀rọ̀ wọ́n ń ṣe wọ́n fa àwọn sàhábà náà bí ó fi ṣe ẹ̀yẹ ما رأينا أرغب بطونا من قرائنا هؤلاء يعنون به أصحاب النبي صلى الله عليه وسلم ولا أجبن عند عند اللقاء آه ولا أجبن عند اللقاء àráwọn nǹkan tí wọ́n àráwọn ẹnìkan tán fẹ́ràn oúnjẹ tó dẹ̀gẹ́ bí àwọn sàábí oúnjẹ kàwọn wọn ká oúnjẹ ipọ̀ alájẹ ọkùnrin wọn àwọn tó wá ya ojú ojú tó bá dójú ogun bá wọ́n ma ẹnìkan wá gbọ́ lórí ìjòkó yẹn gẹ́bí ṣe fàázán wọ́n na rí ti kílẹ̀ ibi ìṣẹ́rù tó tún wà tó gùn jẹ́lẹ̀ lọ ọmọ kan wá gbọ́ ọ̀dọ́mọdékùnrin bó ni a iye ṣe lọ sọfá nàbí ibi nǹkan ó tọ́ tíyàn bá rí táwọn kan bá ń ṣe fàsádì kan kò sínú òfófó kíyàn kò sínú nàmímà léyìí tó jẹ́ mọ̀túnmọ́mà òfófó tó mọdụ a ń sì lọ sọfá nẹ́bí tẹ́ǹsẹ̀ yìí tẹ́ǹsẹ̀ yóò dá ẹgbà kẹjẹ́ ọlọ́run ti sọfá nẹ́bí kó tó dọ́dọ̀ nẹ́bí so ọlọ́run wá máa fi wọ́ àwọn because àwọn sàhábà yìí fi gọ́ ẹ̀sìn ni wọ́n ìmá fi wọ́n sí ẹ̀yẹ ọlọ́run wá sí ìmá fi ẹ̀sìn gẹ́gẹ́gẹ́ sí ẹ̀yẹ more èyí tó wọ́n fi fi sọ̀lá sí ẹ̀yẹ àbúfì múra obìnrin sí ẹ̀yẹ́ dáṣàbójú bí ẹgbẹ́ ẹgbẹ́ ẹ̀rí ẹ̀rí ẹ̀rí ẹ̀rí kèfèrí ní ọ̀yìn ṣe mùsùlùmí ọ̀rọ̀ kẹwẹ̀ ṣe mùsùlùmí àbí òmà bí à tètè màlé ní ewu because tó fi sí ẹ̀yẹ́ nǹkan hádà wà díì ẹ̀sì ló fi sí ẹ̀yẹ́ ló jẹ́ kí ó dákẹni tó bá ti mọ̀ bóyá kí ní iṣẹ́ sùúrù tó bá jẹ́ bí kì ní ẹwà nú ẹ̀sìn ó gbọ́dọ̀ fi sí ẹ̀yẹ́ kò sí bó ṣe lè kéré tó àní àwọn wádẹ́ wípé ìmá gẹ́ ìkaná wọn fi ń jọjú àwọn ìpinnu súnà nù jùmọ́ àníkò gẹ́ ìkaná tó bá fi sí ẹ̀yẹ kìfì nílò síwáàkì kí ẹmọ́nú síwáàkì síwáàkì ní súnà ní gàákó akógi sẹ́nu bí ibi wèrè ó wá ẹ̀yìn mẹ́pẹ́ ìmẹ́fisí ẹ̀yẹ́ ò dáa à kò sí excuse mẹ́ ó di musulmi padà ní ó ti di kèfèrí already because ọlọ́sọ́lá ní pé ìmọ́ ní innama kunna nahudu wà náà àákan sí rí àkàn sáwẹ́ wà náà àkàn sáwà dání قل بالله وآياته ورسوله كنتم تستهزئون لا تعتذروا إن كفرتم بعد إيمانكم eh wọ́n la fi mention lánàá ká tún ṣe tawkide fún wa leni nípa wọn tí wọ́n fi ẹ̀sìn tí wọ́n fi ṣe skiti àti wọ́n tó ń pùn mọ́tí wọn pẹ̀lú pùn bá wọn wò òun bá wọn láìkẹ̀ òun bá wọn lọ́fẹ̀ òun bá wọn ṣíà rẹ̀ ìwọ́n tó ń wo skit skit tán ti ń fi ẹ̀sìn sí ẹ̀yẹ ìwọ́n lè kí ṣe mùsùlùmí because tó bá jẹ́ mùsùlùmí ni bó ṣe kọ́kọ́ fẹ́sì sí ẹ̀yẹ náà ẹ́ kí náà pé akọ́kọ́ ah so that sẹ́lẹ̀ mọ̀ fi yáà rí sí ẹ̀yẹ kó love and like ìyá rẹ̀ níbi sí ẹ̀yẹ́ ohun pé orí ìyá aláwájá ọ̀ẹ́bẹ̀ẹ́ tó wá gé píkẹ̀ ìyá rẹ̀ síbẹ̀ àbí ààrẹ rìn lọ wọ́n ṣe fídíò rẹ̀ wọ́n fi ń ṣe ẹ̀yẹ́ ó wá lọ káàkiri ayé ìwọ́n náà ah, wọ́n o wọ́n Muhammad skit wọ́n dò lórí wọn kíníkà olè ní kíníkà kíníkà ẹ̀ẹ̀ múnírù ìgbàwọ́ ọyá pẹ̀rún àfáwà múnírù ọyá pẹ̀rún wọ́n fi ń sẹ́rẹ̀ ọ̀bá fi mọ́ àbí sẹ́rẹ̀ ọ̀bá fi mú ní ẹwà kí wọn wá tún gbúra lórí wọn wọ́n tún wá sẹ kíníkà wọ́n sẹ́rẹ̀ àríwà mọ́ rẹ́rìn ah! wàláhì àwọn èèyàn ti di kèfèrí lọ gílẹ̀ bẹ́ẹ̀ níwọ̀n sí mẹ́ ọ̀rọ̀ yìí wá kọ̀ tí ó gùn gan ní tí èmi sọ pé ó ti wọ everywhere because ibo ni ò bá fi mọ́ ká ní ò ní access sáwọn comedy àwọn skits tán ṣe káàkiri tó wá ní pé ìmọ̀ ṣe skits yẹn gẹ̀ ìmọ̀ ṣe comedy skits yẹn gẹ̀ generally dánkọ́ ẹ̀ṣẹ̀ tó lágbára ni Ànábì ń sọ pé nínú àwọn tí ó jẹ ìyàjú yamal kiyama òun lẹni tó ṣe pé ó mọ́ ń pa irọ́ láti mọ́ fi pa àwọn èèyàn lẹ́rìn orí báwọn yóò mọ́ pa irọ́ kódà ó dé fún àwọn kàmítà máa ń fojú kéré a kéré à ejò lẹ́sẹ̀ ewéjò ewéjò ewéjò ewéjò séjò wọn bẹ̀ ni tẹ́yìnbá ti wá fọ̀ yóò wà rẹ̀rìn àárín sí rẹ̀ kó sí ní mọ́ parọ́ ẹjọ́ máa kójọ ẹjọ́ máa bára yín ṣe lórí dáadáa ni ó gbúdọ̀ rẹ̀ lọ lórí aburú ẹwà how much more àwọn tó ń pèrè àwọn láàfà ó fẹ́ pọ̀ ìlẹ́rin náà ni ó wà ládọ́gbọ́n sí ọlọ́bọ̀ sí ọlọ́bà tí ó rọ̀jò lọ́fà tí ò ní rọ̀ lọ́rí kó wá tán sánmà àwọn ẹ̀dẹ̀ rẹ̀ rí bẹ́ẹ̀ ìfẹ́sìn sí ẹ̀yẹ́ ni ìfọ́lọ́wọ̀ bá sí ẹ̀yẹ́ ni ó kìí ṣe in to ṣe yẹn Ọlọ́run ni látàtàdì rú kọ̀dìkàfàrútùm ba'da imanikum ma mu excuse kankan wá fún mi kèfèrí ní ọlẹ́gbà tó sọ́kọ́ jẹ́ múmi ní ẹ̀yìnà ilé iná ìyá bá wọn wọ́n tó bá já wọn ó jẹ́ yàó bá wọn ẹ́ tilkal jannatu la yadkhuluha illa man ittaqa gbogbo ìfẹ́ ìfẹ́ sí wa jannati alfafa àwọn ọmọ lọ́rin nìkan láwà aljanna tó rà lámọ́ sọ fáfáfáfá gbogbo ẹ̀ ìfẹ̀sìn sí ẹ̀yẹ́ ni gbogbo ọ̀tẹ́ yẹ́ wallahi istihza'u bid-dini istihza'u bid-dini ó ní gbogbo ẹ̀ àmà níbi adama gbẹ́bọ̀ tí wọ́n gbẹ́bọ̀ ní wọ́n gbé pèsè ẹ́ ìrìkọ́bùrọ̀ bá qurbanan èyí ní pèsè ìfẹ̀sìsí ẹ̀yẹ́ ni ìfẹ́ àwọn ẹlẹ́rin ni ìfẹ́ káwọn èèyàn rẹ́rin káwọn èèyàn gbá tí wá káwọn èèyàn fẹ́ mọ́ gbọ́bọ̀ àsí wá òun láti ń di kèfèrí lẹ́ẹ̀kọ̀kan lẹ́ẹ̀kọ̀kan èjèèjì àsìmà ó pọ̀ bá ó pọ̀ bá táwọn èèyàn sọ nínú sọkúsọ ọ̀rọ̀ ló jẹ́ pé sọ́ra wo ló jẹ́ pé kíyàn sọ́ra fún àfáà tó pé wà sí ti wọn méjọ́lì ó jòkó lórí ẹ̀fẹ́ kọ́mẹ́dì gbogbo ẹ̀bá yẹn ẹ̀ kí náà kìnnìkan ni àwọn ni Sanusi ewu ni ká mọ́ sàwádà àwọn tí ó ṣẹlẹ̀ àwọn tí ó ṣẹlẹ̀ fa a sì mọ́ páyọ́rọ́ akàdà bá dé wípé akàdà mọ́ pàgọ́mọ́lọ̀bà tàbí àbá tó ga kìnnà kìnnìkan ọgbọ́ èyẹ kìnnìkan wọ́n sọ wọ́n tún ọmọ kó ìbẹ̀rù ayé sáwọn ìlẹ́mi ọmọ kan pé ẹ́ kínẹ́gbè oní òsáyé oní òsí kíníkà kò sí kẹsí kò sí kíníkà láyé ó sì lọ kíníkà ó sì lọ bá rẹ ní kíníkà kíníkà ọ̀tọ̀ ní tó lọ ó sì bá rẹ bòmí ó sì ní no problem igbá ó sì sí gidigidi ahakata yẹ fàálù ẹ jẹ́ ká ṣọ́ra àfáà tí wà sí rẹ bá ti base lórí tó nípa kẹta bẹnu Qur'an ìfì ayà Qur'an sí ẹ̀yẹn wọ́n ní eh, kí náà ń gbé eh, bàbá Adam àti bàbá Kamali bẹnu Qur'an wọ́n lọ́lọ́ ní pé inna Safa dájúdájú bàbá Adam wal Marwata àti bàbá Kamali ẹ̀dà ọ̀tọ̀ ní tọ́lọ̀ bá ń sọ́ra an tatawwafu

èyí ó dìkèfè rí lọ́fọ́ ọ̀rọ̀ wàláhì pẹ̀lú fọ̀kàbalẹ̀ ní ìsinmi báyìí ni ó mọ̀ sí òbí in tó wọ́n mú dùn èfúnmi kí ní ní pé <clears throat> inú tí ó mọ̀ dùn pé àdìjẹ́nà sí wà ó ó kà kí yóò kẹta gẹ́gẹ́ bí marriage ní gọ́ọ̀mọ́ lọ́sọ̀nù Qur'an ọlọ́ni sí àwọn tó bá jẹ́ kéfèrí iṣẹ́ àwọn tán ṣe tí wọ́n dùn tó bá díyàmà kìyàmà ka sarobin bí kí a ti ní yóò dà gẹ́gẹ́ bí sarobu ni gẹ́gẹ́ bí marriage tí ń bẹ nínú desert tó bá wà nínú desert tó gbẹ̀bà ń gbẹ̀ ọ́ tó bá wùwọ̀ kan bá omi nílọ̀ kan ọlọ́ni yóò dẹ̀bẹ̀ báyìí lánìyàn jíri hù ṣe kò ní rí kankan bẹ́ẹ̀ àwọn yóò bọ́lọ̀ bá mẹ́ tí ó wà fún gbogbo tó mọ́ ìwọ́n ti mọ́ ọgbọ̀ bí i alìjẹ́nà alìjẹ́nà wọ́n ti sọ fún àwọn kàtí sọ pé àwọn òfin mú wọ́n fà ọ sí mú wà alìjẹ́nà ni wọ́n sọ fẹ́lú mẹ́bẹ̀ ẹ̀yẹ na àfá sùfí mọ́ sọ wọ́n ni kí ló ń gbé àfá wa ó fà wọ́n wà alìjẹ́nà yóò fà wá sí mú báyìí bí igbó yóò fà yí sí mú báyìí yóò kàn kún wà alìjẹ́nà báyìí òun ní slot yóò kàn wà alìjẹ́nà báyìí tẹ́tí mọ́ smọ́gbọ́ àwọn ìwà jẹ́ ẹjọ́ kí ẹ mọ́ sọ́rọ̀ ibi ẹtùwẹ́ lè tún sọ́rọ̀ ìgbà kanáà kí ní ẹ̀ ọdún ẹsáré àwọn ẹsáré tànákọ́lọ̀ ọdún ẹgbà ẹ̀ tó ní ẹ̀lú ẹ̀lú ẹ̀lú àmọ́wà níbi Sidratul Muntaha báyìí náà èmi àti Jibril ń gbábọ̀ lọ́wọ́ báyìí gbogbo ẹ pọ̀ gan lórí àhá ó pọ̀ gan ó pọ̀ gan in town no so tó bá fẹ́ gbajúmọ̀ tó bá fẹ́ èdè famous tó bá fẹ́ èdè blow kò sí ṣe kàwí jùlọ àmọ́sàlàyé táwọn yíwa gbọ́n tó ń sọ ni wọ́n ti brídà àwọn èèyàn lórí ìsọkúsọ olómi kó lè tẹ́lẹ̀ bàbá nǹkan mọ́wà sí ṣe o ní pé kó lè sọ rédèrèdè aláwọ̀ èèyàn kọ hip-hop níbi wà sí ṣe hip-hop tán kọ tààrà tán lù bàndírì sí tààrà táyàn jó tó ní kálùkù mẹ́ báyìí tán mẹ́ báyìí hákàtà yẹ̀ fàájú rẹ́bẹ̀ sí náà ni àbí aláàkùsọ wà fún níbi gbogbo àgbákò yìí so ilé tó wákù nínú rẹ̀ nínú àwọn tó mọ́ bẹ̀ẹ̀sìn jẹ́ òun náà ni asẹ́hẹ̀rù òun lẹ́mọ́ ń pè láti rí òun ni idán ogun jálàbí ọfọ̀ gbogbo ẹ̀ tó níṣe pẹ̀lú ẹ̀ ìmọ̀ ẹ́ òun náà ń pè ní asẹ́hẹ̀rù kí ẹ má ṣe idán mọ́ gbọ́ra rẹ̀ o mọ́ ni ẹ á tì mí náà yá idán ni o wọ́n kan á fa kéwù kan báyìí wọ́n fa kan kọ́ọ̀sì báyìí wọ́n fa aláwọ̀ báyìí wọ́n fa Muhammadu bẹ́ẹ̀ ni wọ́n mọ́ wọ́n mọ́ hàn fàtíà lórí kòjì báyìí wọ́n hàn opposite wọ́n wà wé ìdẹ́nà ní gbogbo ẹ̀ èyí tí bá ń ṣe yóò idẹ́ asáhírù láyẹ̀kú na musulman bóò ní sáhírù bẹ́ jẹ́dẹ́ lámẹ́kùn musulman kò tí ẹ̀jẹ́ musulmi gẹ́tẹ́lẹ̀ bóò lọ́sọ̀ ajẹ́ musulmi ìyàtọ̀ ń bẹ láàrin onídán àti musulmi ìdẹ́ni yí nǹkan gbogbo bitọ́lọ̀ ti ròyìn dẹnu kùránì ọlọ́ọ̀bá ń ròyìn rẹ̀ pẹ̀lú pé kèfèrí ni wọ́n ni muallimu asihiri wa mutaallimuhu kafirun ìwọ tó ń kọ́ idán ta'allumuhu kufur ìmọ̀ kọ́ idán kèfèrí iṣẹ́ kèfèrí ni ìmọ̀ ṣe idán gẹ́gẹ́ fún ààrẹ gbogbo ẹ̀ idán so when you are who wọ́n ni wà mínú sọ́rùfù aláàtù nínú àwọn idẹ́ nínú àwọn tó gbajúmọ̀ jù wọ́n náà ń pè ní asọ́rùfù aláàtù sórí asọ́rùfù wọ́n náà ń pè ní fìrákù ó ti mọ́ gbọ́gbẹ́lẹ́ náà fún jálàbí àóyá afẹ́lápẹ̀ fún fìrákù so tẹ́bí fìrákù wọ́n ma fi ń ṣe wàyùfàkọ́lọ́nìkúnà bí bẹ́yìnà mọ́rí wà zaújì wọ́n kọ idẹ́ wọ́n wà ma fi split ọkọ àtìyàwó fi rákùn tó bá ti kíkí ní kalabẹ́ àwọn orí píṣọ́ ìyàwó rẹ̀ kan wọ́n tó gbé sórí social media bẹ́ẹ̀ ni wọ́n kàn mú ni wọ́n kàn gún láwọn kẹtẹ́kà lójú báyìí ni wọ́n ti ní bá ṣe ṣe wọ́n láwọn á ti mí sí wọ́n wé wọ́n ṣe gbogbo ẹ̀ wọ́n lọ tọ́jú rẹ̀ sínú ibìkan ó kà dé lébáyìí ó kàn mọ́ kóbítì fún ìyàwó rẹ̀ ni ó kàn mọ́ hétẹ̀ náà idẹ́ ni wọ́n ti bí àlìjẹ̀ nú kan lọ́wọ́ ẹ̀ ni

ìdẹ́nà ni ìwọ́tọ́ lọ sí kí ní ń pè èyí tó ma ń sáyẹ̀ tí ò ní wọlé kí ní ń pè òkígbẹ́ ó ń ṣe mùsùlùmí bóò ló ṣe lọ́ṣọ̀ kí mẹ́tọ́ àgbà mùsùlùmí tó ní ọjọ́ ákíyàn pẹ̀lú òkígbẹ́ ìwọ́ lọ sí ẹ̀wọ̀n sàpọ̀ná ó lè jẹ́ mùsùlùmí idẹ́ ló lọ sí idẹ́ ní nínú ẹ̀sìn ìṣẹ́kẹfẹ́rí ni ìwọ́n tó lọ sí idẹ́ tó wá ń rìn lórí òfurufú òórìn lórí omi ó tẹ́rì idẹ́ ló sí o wá ní karama ní karama ni kí karamatul awliya ìbẹ̀lótọ́ karama àwọn ẹlẹ́bọn náà sí mẹ́ méjì nù karamatul awliya sórí tí karama bá ṣẹlẹ̀ sí ẹni tó fún ọ̀yàtọ̀ láàrin karama àti dánihù karọ́mà ní wípé kí ní àwọn nǹkan mímọ̀ ń ṣẹlẹ̀ síyàn tí yẹ ò ní oòrùn èyàn plan ò ní plan rí plan fún plan karọ́mà ọlọ́run kan ma ń jẹ́ káwọn tó jáwọn bí ọ̀rọ̀ ikùl àdá ti ní mọ́sẹ̀ lọ́wọ́yàn àwọn tó sọ pé kí ní plan rẹ̀ wọ́n lọ́dẹ̀ nínú kẹta mọ́ sọ nípa Sheikh Abdulaziz tó dẹ̀rẹ̀ nípa Sheikh Abdulaziz bin Abdullah bin Baz rahimahullah ìkẹ nínú àwọn àfáà súnnà àwọn àgbà súnnà ni rahimahullah wọ́n ti kú níbi 1999 ni wọ́n kú wọ́n in tọ́sọ pa nínú kẹta tí wọ́n gbọ́ alákọ̀dọ̀ bàbá o ní pé bàbá jẹ́ tó jẹ́ jaguar ìyẹ̀ tó láwọ́ ọmọ tó bá ní ẹ̀ láwọ́ àwọn tó mọ́ nága fáwọn ọmọ kí ó ní fáwọn àwọn tó máa ń bẹ̀ ọwọ́ ìdá tó máa ń àwọn ẹmọ́

lọ́fún lọ́fún salónú ẹ̀kan tó bẹ́ send owó sí send owó sí send owó sí wọ́n dẹ̀ notice wọ́n dẹ̀ send owó yẹn kò dẹ̀tẹ́ kíkí mi dẹ̀ wọlé wọ́n kò dẹ̀tẹ́ mẹ́ ilé na ń pè ní karọ́mà àwọn àwòlíyà kí ṣe yí dẹ́ ẹ̀hẹ́ ìdánwà lẹ́lẹ́ yóò wòlí ni mí wòlí ni mí wò mo fẹ́ proof fún ẹgbẹ́ wòlí ni mí ah, oh, tètè kó bàtà rẹ eré tó bá ti fẹ́ púfù yẹ wúwo ní wọn ìwọ tètè kọ́kọ́ délé ní ẹ̀rọ mọ́ ṣàhádà zuwo wàlùkúfù ìrìn lórí òfurufú nìsìn èyàn tó bá lè lo idẹ́ láti fi ìrìn lórí òfurufú kèfè rí ní kéèsì wòlì ẹwọ ẹnìkan nígbà ìrìnàtà nígbẹ́ yóò bá ìlọ́wọ́ bẹ́ẹ̀ni yóò yóò níbi yóò sì fi sí padà ìdẹ́ ni kọ̀ yọ́ ìtẹ́pẹ̀ ní dẹnu àlìjẹ̀nú ni wọ́n bẹ̀ lọ́wẹ́ àlìjẹ̀nú ni yóò dẹ̀ mẹ́yìn lójú pé ó ti yọ́ ìmọ̀ lórú kẹbáyọ kọ́ kèfèrí kó <clears throat> wọ́n ni wà dalilu qawlu ta'ala kí wọ́n lè gbé ìmọ̀ sí idán kúfùrù ni wọ́n ni wà ma yu'allimani min ahadin hatta yaqula innama nahnu fitnatun fala takfur ah, ọlọ́run wọ́n kọ́ ìdíkàtà ní idán àyàgbàtẹ́ tó sọ fún pé fìtínà làwájọ́ fún yíò ẹ̀yà mẹ́jì kí ni ẹmọ́ di kèfèrí látara pé a sàlàyé nípa àyà yìí àti àwọn nǹkan tí wà ní abẹ́rẹ̀ an bí Allah subhanahu wa ta'ala kó sọ wákó níbi idán àti gbogbo àwọn nǹkan tó jẹ́ bí wá ti fèrè hádà wasallallahu wasallam